الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين فو الله سبحانه وتعالى أترى لكم كاتب فان محمد صلى الله عليه وآله وسلم ibi tí a bá láyé dé níbi àwọn nǹkan tí ó mọ́ bá ìsìn ìsìláàmù èèyàn jẹ́ òní ni kíyàn gbé àwọn alárinà àti àwọn èèyàn kankalẹ̀ láàrin àti Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kíyàn máa fi wọ́n ṣe àkànsọ̀lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba kíyàn máa kó ma jẹ́ pé gbogbo tíyàn bá ti eléyìn kọ́ òun ni àlàyé ti wá lórí ẹlẹ́kùn rẹ́rẹ́ ní àwọn ìjókòó tó ti kọjá wípé eléyìí ẹbọ nínú ẹbọ tí Ànábì sallallahu alaihi wasallam tó ti ẹlẹ́kẹta ta fẹ́ múlé ni wọ́n ni kí man lam ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí wọ́n ń ba ìsìn ìsìláàmù yẹn jẹ́ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí tí wọ́n sì ń kó sí ní ọjọ́ ìní wípé èyàn tó bá lóhun ògbà yí pé kì ẹlẹ́bọ àwọn tọ́lọ̀ bá pè lẹ́lẹ́bọ tí ànábì rẹ̀ pè lẹ́lẹ́bọ òun lóhun ògbà wọn lẹ́lẹ́bọ òun ò sì gbà wọn kèfèrí ń tóhun onítọ̀hun náà ti dẹlẹ́bọ ó sì di kèfèrí bí tí wọ́n nítorí ìpè Ọlọ́hun Ọba nírọ́ àti ìpè ànábì Muhammad sallallahu alaihi wasallam nírọ́ wani wa hadhihi al-mas'ala khatiratun jiddan Sheikh Salih Al-Fawzan wani mas'ala yíò mas'ala tó léwu ó léwu gan yaqa'u fiha kathirun min al-muntasibin lil-Islam ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pè àpèmọ́ra ìsẹ̀ Islam lè ní òní wọ́n kó sí ọ̀rọ̀ yìí man lam yukaffir li mushrikin yaqul àwọn tí ó kí ń kà fara àwọn tó jẹ́ àwọn ẹlẹ́bọ àmú ẹmọ́ pè wọn ẹlẹ́bọ mọ́ èmi ò gbàgbọ́ ẹlẹ́bọ ni wọ́n tèmi yóò ni yaqulu ana walhamdulillah ma indi shirk wala ashroktu billah walakinna wà mọ̀ ní káwà lẹ́lẹ́bọ̀ láwọn èèyàn kan èmi ń ṣe kò sí ètò kan imi èmi ò ewu rárá gbogbo wa wọ́n sí pé kò sẹ́lẹ̀bọ̀ kankan láàrin wa àmú ò sáàrẹ bọ́lọ́dọ̀ tèmi ẹ̀hẹ́ yóò sì mọ́ gbogbo yá mùsùlùmí sì tún lóhun náà na kúlù láhù Shaykh Saalih Al Fawzān ni a sọ a rọ́fta din yẹ́jìbò an tó káfẹ́rọ mọ́n ká fárọ̀hùn lọ in ta n sọ fọ́ ní ẹni tọ́lọ̀ bá bá ti pín kéfèrí ìwọ náà gbọdọ̀ pín kéfèrí wa man ashraka billahi ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́ọ̀bá Ibrahim min abihi wa qawmihi ó wà bọ́pá bọ́sẹ̀ kú lára ẹni bẹ́ẹ̀ Ibrahim bó ṣe bọ́pá bọ́sẹ̀ kú àti àwọn èèyàn rẹ̀ lára bàbá rẹ̀ àti àwọn èèyàn rẹ̀ láfmọ́ sọ fáwọn èèyàn wípé emotion aside reality aside ni ó pè méjèèjì ni nínú emotion àwọn akẹ́ bàbá mi wà jẹ́lẹ́bọ nínú ẹ̀sìn bàbá rẹ̀ jẹ́lẹ́bọ reality ni ẹnjẹ́ òun náà ni bàbá Nabi Ibrahim alayhi salam ẹlẹ́bọ olùsẹ́bọ pọ́nbélé ni wọ́n kí ni Ọlọ́run bá ń sọ nípa nẹ́bí Ibrahim nínú Qur'an Ọlọ́run tí wọ́n sọ fún wa pé ẹ gbọ́dọ̀ mọ́ tẹ̀lé millatu Ibrahim hanifan ẹ gbọ́dọ̀ mọ́ tẹ̀lé ojú ọ̀nà nẹ́bí Ibrahim Ọlọ́run tó jẹ́ yíwa pé èyàn tó bá gúnkò lórí ta ní ó gúnkò lórí millatu Ibrahim illa man safiha nafsahu àfẹni tó mímọ̀ tàbùdóòn èmi ànẹ́bì Ibrahim mo wà fúrí mo bọ́pábọ́sẹ̀ mo yọra mi mo bọ́ra mi kò níbi tẹ́ ìjọsìn fún illa alladhi fatarani àyàfi ọlọ́ọ̀bá nìkan tó dá èmi oníkàlì mi fa innahu sayahdini ni ó fọ̀nà mọ́ ní ẹ̀wà rí ẹ̀yìn àti tẹ́ ìjọsìn fún èmi ọmọ yìí so yẹ báyìí àbí so ọlọ́ọ̀bá ti ẹ̀tì ayà tí wá pọ̀ nínú Qur'an ayà tí pọ̀ nínú Qur'an so yẹ báyìí àbí so tọ́lọ̀bá ti ń sọ fún wa nípa ìbọ́pábọ́sẹ̀ kó lára àwọn olùṣẹbọ kí ẹ dẹ́gbà pé إذ قال إبراهيم لأبيه يا أبت لما تعبد يسمع ولا يبصر ولا يغني عنك شيئا Ànábì Ibrahim sọ fún reality lele reality ni ah bàbá mi kí ló dé tẹ́ ń jọ́sẹ̀ fún tí ò lè gbọ́rọ̀ tí ò lè rí náà kódà kò sí kò lè ṣe kankan fún yín ó ya abati ẹ̀yin bàbá mi inni qad ja'ani minal ilmi ma lam ya'tika dájúdájú ìmọ̀ ti dé wá báyìí mi ìmọ̀ tẹ́yì ò ní fattabi'ni bàbá mi tẹ̀lé mi ahdika siratan sawiyya kí n fi yín mọ́nà ojú ọ̀nà tó lọ tààràtà nínú emotion ọmọ olè mọ̀nà ju bàbá rẹ̀ lọ nínú ẹ̀sì nínú reality ọmọ olè mọ̀nà ju bàbá rẹ̀ lọ ó ní ya abati la ta'budu shaitan bàbá mi ẹyẹ joseph ó shaitani ma inna shaitana kana lirrahmani asiyan shaitani tẹ́wọ́ ẹlẹ́sẹ̀ ni ya abati ẹ̀yin bàbá mi inni akhafu an yamassaka adhabun min arrahman ọmọ tó gbọ́n lè léyìí wàláhì bàbá mi ẹ̀rù ń bà mí kíyà ọlọ́run má jálù yín látọ̀dọ̀ ọlọ́run fa fatakuna li shaytana waliyan kẹ́yìn àti ṣètọ́nù máa dọ̀dọ̀ rẹ nínú náà ọmọ tó mọ̀ reality lè lè pé bàbá mi hey ẹ̀yin ará ilé mi hey ẹ̀yin family mi ẹ wá Ànábì náà sallallahu alaihi wasallam Ànábì mọ́ ń ké ní ń ké fáwọn ará ilé rẹ̀ ní ya Fatima binti Muhammad ìwọ Fatima ọmọ Muhammad salini ma shi'ti kí ló fẹ́ lọ́dọ̀ mi bèèrè lọ́wọ́ mi ilé láọ́ ní yàmọ̀ kìyàmọ̀ fa sórí láyé ẹ̀ẹ̀mí bàbá rẹ̀ lóòtọ́ àmọ́ tó bá di yàmọ̀ kìyàmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tún ní báyìí emotion ọ̀rọ̀ ó fi sí gbogbo àwọn fámílì rẹ̀ lọ́nà ẹlòmí ní tẹ́kú bí mọ́ ń sọ̀rọ̀ hikma of course wal ilmi wal mu'izatul hasana kí kó dole ganyẹ mẹ́wàá kẹfẹ́rí gbogbo yóò lá kò sí ẹ̀ sọ yẹ fún akínítẹ̀ ṣe yìí yà ìwó tún pàwó ìwó tún ló ń dé tó akébí yóò ń sàlàyé lójoojúmọ́ ni a mélòó mélòó lé tó ṣe pé látàrí pé ọmọ yìí kí ń dẹ́kẹ́nulé wọ́n ti gbọ́ kẹ́yìnulé mélòó mélòó àdúgbò tó ṣe pé látàrí pé wọn ò dákẹ́ náà ni a ti bẹ̀rẹ̀ yóò kọ́kọ́ lú sí ẹ̀ṣin wọn pé kí ló ń sọ yìí à ó mọ kí ó tó àwọn àfáà ni but tí ẹ bá ń tẹnumọ́ fún ọlójoojúmọ́ bí àwọn àfáà yìí kan tàn yìí ni wọ́n ń parọ́ fún yìí ni àwọn olóòpadà mọ́ realize díẹ̀díẹ̀ àmọ́kọ̀ wá dákẹ́ wá ní à ìfẹ́ kan rí wẹ́rẹ́ bí ọmọ burúkú tọba wọn kú lójoojúmọ́ ó wà mọ́ bí wọ́n kú lójoojúmọ́ wọn kú lórí ẹbọ ẹlòmíì kú bàtẹ́mbẹ̀ oúnjẹ pààró ẹ̀wọ̀n sàpàná àdúwó mahabba fẹ̀rákú gbogbo níbẹ̀ lára rẹ̀ tó fi kú àmọ́ wọ́n tí ẹ̀ ah ẹ̀kí wájú gbẹ́bọ̀ làwọn èèyàn mi sí ẹ̀yìn tán bá ń ṣẹbọ wọ́n ṣẹbọ náà nìlàm ṣẹbẹ́bọ ṣe báyìí àbí so ìwọ tó pè wọ́n kéfèé nínú ẹwà wèé tó tó wá wọ́sí jù àwòsọ́ haha madhhabahum ìwọ tún wá kọjá àlà ìwọ tún wá ní eh, kódà kìí ṣe pé yìí tí ẹ̀pẹ̀ wọ́n lẹ́lẹ́bọ intense gan ó sì correct náà ẹkọ́ kọ́wọ́ example aláwọ̀kọ́ ó ní kan ní ó níwé rédìdì kan tí wọ́n kọ́ ah wallahi àwọn yóò mọ̀jú àjọ ọlọ́wọ́ bá ìwé yẹn kọ́ àwọn mìí tàn pé ra wọn láfàá súnnà àwọn náà kọ tẹ̀kìdímù sí wípé ìwé tó dáa ni nínú ìwé wọn ni don't call the don't call them kufar ẹ mọ́pọ̀ ní disbelievers ó wà mẹ́ni ó dí because it is like derogatory ó ti ó ah, bí ìgbà tẹ́ bá ń bú wọn ni bí ẹ mọ́ gbọ́n bú yẹn mọ́ ẹ mọ́ gbé kèfèrí ni wọ́n fínú kèfèrí ni wọ́n ẹ mọ́ ẹ mọ́ they are non-muslims call them non-muslims ẹ má ní di àkùfàr ẹ sọ non-muslims Okay. Kini non-muslim ẹ̀sìn méjì náà ló wà islam wa ìwò islamic religion and other religions because al-kufru millatun wahidatun gbogbo ṣe kèfèrí láti ẹ̀sìn kanáà religion kan ni tó kàn ní different ìjọ ìjọ lábẹ́ so ẹ̀sìn islam wa loto. àwọn ẹ̀sìn mi other religions wa loto so tó bá ti ní pẹ̀lú kí ṣe non-muslim kìfèrí náà sínú ó dá àwa ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kọ́ àṣẹ ni kí ni dí Ọlọ́run sọ ní Qur'an Ọlọ́run dídì sọ Suratul Kafirun Ọlọ́run ni ya ayyuhal kafirun ó mọ́ tó fara yẹn Suratul Ikhlas náà gbé sọ́rọ̀ yẹn kúlù wallahu ahad àti kúlù eh, ya ayyuhal kafirun wọ́n kí méjì ní Suratul Ikhlas ìdí ní káwẹ̀ lẹ́bọ̀ wá bá nẹ́bì sallallahu alaihi wasallam ipé tọ́ anẹ́bì wá jẹ́ kájọ ma ṣe báyìí sórí àjọsìn ẹ̀sìn rẹ lọ́dún kan àjọsìn hmm? tèmi náà lọ́dún kan kájọ mọ̀ sí síkàrà báyìí làótú di hínú fàyúdì hínúùn wọ́n fẹ́ káà nàbí shift káwọn shift kájọ pàdé láàrin rárá ọ̀dọ̀ anẹ́bì gẹ́gẹ́ láàrin wá ma pín sí lọ́wọ́ rẹ lọ́dún kan náà lọ́dún kan ọlọ́run wá ní ànẹ́bì sọ fún wọn kò yá ayú alìkàfirun mọ́ pè yí kèfèrí yìí ẹmú tẹ́lú ìmọ̀ ń rò ní ẹ̀yẹ tó bá ti pẹ̀lú kèfèrí bóònẹ́sọ́ àgbà Islam bóònẹ́sọ́ àgbà Islam láyé ànẹ́bì bóònẹ́sọ́ àgbà Islam láyé ànẹ́bì súnrọ̀ yìí ọlọ́run sọ lẹ́yìn ogun Badri o oh, maria tó tún bá Islam ni sórí kẹgbẹ́ nǹkan sáyé rẹ̀ kò kí ń ṣe pé ó ń bà kẹjẹ ó tún kẹ́ ni ìwọ́lò mọ́ reality ti ẹ̀ ashiddatu fi wa fi mawtiniha wa rifqu fi mawtinihi Ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ̀gbẹ̀mí Ànábì olo ṣídà Ànábì olo rifqu ṣídà ní kí ẹni pé yáyọ̀ káfírùn mọ́gbẹ̀yìn kẹfẹ́rí ìgbàmí sì ni ó mọ̀ rí pé Ànábì mọ́ lo rifqu rífkù rífkù ọlọ́run sọ ní Kùránì ẹ́ wàlàwó kúnta fadhon gọlídọ̀l kọlbi lamfaddu min haulik ìbájẹ́ kí bí ọwà nẹ́bí ó lé ní gọlídọ̀l kọlbi ọkàrẹ́ lé ó lé mọ́wá lamfaddu min haulik a lè yóò sákò lábẹ́rẹ́ ni that same annabi lọ́lọ́ tún sọ fọ́nù Kùránì pé yá ayú annabi jahidul kufar wal munafikina wagluz alaihim wa ma'wahum jahannam ọlọ́run mọ̀kọ̀wà annabi jahidul kufar gbógun tàwọn kèfèrí wal munafikin àtàwọn munafiki kèfèrí lọ́lọ́run pè wọn àwọn kèfèrí àtàwọn munafiki waghluz alayhim lẹ́mọ́ wọn lẹ́mọ́ wọn wa ma'wahum jahannam iná jahannama nan bọ̀wá inú jahannama ni gbogbo wọn bọ̀wá ó mọ̀ rí ó mọ̀ rí rífkù in dán pè ní alhikma pé rífkù lọ́dọ̀ annabi àbí kò rí ṣídà lọ́dà nẹ́bí ó rí rí wọn bí ọdá bó ṣe mọ̀ rí rífù lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ló mọ̀ rí ṣídà lẹ́gbẹ̀ẹ́ kan ìgbà míì ó yẹ wo ọkùnrin lágbàtọ́ àtọ̀ sí ni mọ́sálásí example rífù ni ìtumẹ̀ kí gbogbo gba wisdom ibólú ẹkú ti lóókàn ní hikma wà ibólú ẹkí ti lé ibólú ẹkí ti rọ̀ ibi tí wisdom wà nù ọkùnrin tó wátọ̀ sínú mọ́sálásí yìí kọwọ́ in tó rẹ̀ gbà ní pé yọ́rọ̀ ẹlẹ́ ẹlẹ́lẹ́mọ́ àkọ́kọ́ lágbàwò òkú ni àrọ̀bí yìí ni lọ́dọ̀ tí wọ́n receive dáwọn dé tọ̀sí tí wọ́n òun ò mẹ́ ẹkẹjì ní wípé kán sẹ́tọ̀ mọ́ lára ẹgẹ yóò tó bí àwọn mọ̀fásìtì tó lè ó ti ọ̀rẹ́dì tọ̀ kalì ọ̀rẹ́dì ẹkọ̀ fẹ́ kàtọ̀ ọgbẹ̀ kọ́lá àwọn kan fẹ́ kéma lẹ́bìn yíò ẹfún ẹfilẹ̀ ìgbà wa fa àríkú ha àlè ànígbà damisu rifkun the same àwọn sàábíyà tó wọ́n gbà mí ẹwọ bin Jabal àníbìnrin kí àfàtàntà àntà ya Mu'adh ó ní ni wọ́n ni àníbìnrin sọ gẹ́gẹ́ bí mọ́jíra mọ̀hájẹ́ bó ṣe lágbára tó ọgbà ah, wọ́n ṣe ń fi tínà àwọn èèyàn báyìí nígbàtí mọ̀hájẹ́ fa ìrun ogun ìrun ogun ọ̀pọ̀ eh ẹ̀mí àwọn èèyàn fẹ́ bọ́ wọn afẹjọ́sùn ànábì ànábì ìrun tí ń ah níbi ni pé àfàtàntà ya mọ̀hájẹ́ ó fẹ́ mọ́ fìtínà àwọn èèyàn ni wọ́n ah ó fẹ́ mọ́ fìtínà àwọn èèyàn bó ṣe mọ́ rí yẹn gẹ́gẹ́ bí nàlàmọ́ kò fàárí ló fọ́ rí pé ẹwàpá Ànábì sallallahu alaihi wasallam ó wá balance láàrin méjèèjì ṣídà àti rífkù àwọn kèfèrí náà mọ̀ yí pé anábì yóò ìdí tó fi lo ṣídà fáwọn ìdí pé ó fẹ́ káwọn mọ́nà ni kìí ṣe pé mùjámálà ìgbàmísì ní o anábì ò tó lórí fún kódà anábì àmọ́ jẹun wọn oúnjẹ tí wọ́n lé mọ́jèlé sí fánàbì ṣebí yehudi ló ṣe ni ó lò fẹ́ fi test jẹ́ anábì ni àwọn tí wọ́n jọ jẹ oúnjẹ náà lọ́jọ́ lọ gbogbo after that ló tó kú ó ni kò ní kú ni òun ó pàdánù àwọn yóò sinmi anábí òkú sallallahu alaihi wasallam dú àwọn ẹgbẹ̀ wá gbíwá pé obìnrin padà gba islam bọ̀ wọ́n padà nìkan pa nítorí àwọn tí wọ́n ti kú látara ọwọ́ rẹ̀ but almuhim o ní pé ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam ẹwà nẹ́bí sallallahu alaihi wasallam so ẹlùmí wà gbígbó ti léjù ká ní pé kéfèrí ni wọ́n ó ti léjù no bí ìsẹ̀ islam sàdúgbé kalẹ̀ islam sàdúgbé kalẹ̀ náà ni ah bó ṣe rí ni but wọ́n ni wá lọ sáàrin ìjà gbogbo yíó yá kèfèrí gbogbo kò sí ẹ̀tọ́ wọlé yùn àwọn náà mọ̀ tẹ́lẹ̀ náà but kọ́ wá dípa sí kèfèrí wá ní wọ́n bẹ́ẹ̀ ni kèfèrí yóò náà lẹ́ṣù muslimin a dhalika bi annahum amanu thumma kafaru torí pé wọ́n kọ́kọ́ nígbàgbọ́ thumma kafaru wọ́n wá di kèfèrí gbogbo ẹ̀ náà ń kọ́ òdodo ní gbogbo ẹ̀ àti Islam àti Christianity àti Judaism àti paganism àti Hinduism àti Zoroastrianism àti gbogbo ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀ náà ń kọ́ ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tó lìdì sí ibi kan náà ni ìkanu <laughs> àwọn èèyàn máa ń ṣe kíní kan wọ́n fẹ́ mọ́ tẹ́ láti mọ́ nǹkan méjì tó jẹ́ kankan wọ́n fẹ́ pín kánlébà rí bí kó nǹkan wọnú ó ní ṣe rí ìjọsìn ó ní ẹ̀sìn ní gbogbo àjọ ń ṣe ìjọsìn wa ló yàtọ̀ èèyàn tó ń lọ church ẹ̀sìn ní ń ṣe èyàn tí ń lọ synagogue ẹ̀sìn ní ṣe èyàn tí ń lọ mosque ẹ̀sìn ní ṣe èyàn tí ń lọ sí tribal abá kílẹ̀mọ́gbẹ̀ traditional kìníkan ẹ̀sìn ní ṣe èyàn tí ń lọ sójúbọ ẹ̀sìn ní ṣe àmọ́ worship ló ń yàtọ̀ worship tàwọn mùsùlùmí ó yàtọ̀ sí tàwọn Jew nínú synagogue ó yàtọ̀ sí church ó yàtọ̀ sí tàwọn kìníkan kìníkan ó ní so ẹ̀sìn yẹn lọ́lọ́wọ́ wà wò ó ti kọ́kọ́ pín ó ti kọ́wọ̀ nǹkan mí wọnú ẹ̀ so adẹ́lọ̀ bí jẹ́ nǹkan ìjọsìn yẹ kọ́ lọ́lọ́run wò gbogbo yínsà ń sin lọ́run ni ẹ̀sìn yẹ lọ́lọ́run wò fi ṣe 3 in 1 gbogbo ìjọsìn lèmi ń ṣe ń tèmi ẹ́ gbogbo ẹ̀sìn ẹlòmí sì ṣe ń torí pé àìtọ́lọ́ bá ti fẹ́ ní o ma ti di yamọ̀ kìí báyìí ọlọ́run bó ní gbogbo ló wà ń lẹ́ o gbogbo lá ní christianity first born mi christian ni islam ń a àìmí gangan muhammadu mo ń jẹ́ kódà mo kírùn kú ni so ìwọ́n ló fẹ́ bẹ́ẹ̀ so slot tèmi ń fi kó àwọn ìyókù wà ní jẹ́nà bó jẹ́ slot ìyàwó mi náà ló wọ́kì ní àjọwọlé bó jẹ́ slot grandfather mi ní yóò gbé wa bó jẹ́ slot great grandmother mi ní yóò gbé wa wọlé so gbogbo lè ń kọ́ wàláyé hadayanu ni kódà nǹkan tó ń sọ ẹgbẹ́ fún àrin kọwú àìlòlù kúfúrí ìdángbè ní jẹ́ kèfèrí ganganá ni wani hada inna ma ti tikhadu wani idha wa hadhihi ashad idha saha madhhabahum aw qala fi fi alladhi ya'lamunahu ya'malunahu nadhara هذا إنما هو اتخاذ وسائل أو يقول هؤلاء جهال وقعوا في هذا الأمر من جهل ويدافع عنهم فهذا أشد كفرا منهم لأنه صح الكفر وصح شرك أو شك أو شك وني إليهم قو وطو وشتك وليبو يلو وطو أكبر كي إنك كما ليبو نسي ولا يوطو وشتك a sọ fẹ́ di pé kaunuka musliman wa tabi'an li rasul sallallahu alaihi wasallam wa rasul ja'a bi takfiri lil mushrikin wa qitalihim wa istibahati amwalihim wa dima'ihim wọ́n ní pé ṣe bí muslimi ni wọ́n sọ wí pé ṣé wọ́n pé annabi sallallahu alaihi dúkìá wọn àti ẹ̀jẹ̀ wọn gan tó bá dí àsìkò ogun gan kìí ṣe tó sèfù Ànábì ní pé umirtu an uqatila an-nasa liyaqulu la ilaha illallah wọ́n ti pàmí láti ma bá yẹjà kalibà mọ́ sọ pé la ilaha illallah Ànábì tún ké bu'ithtu bis-sayfi hatta yu'bada Allah wọ́n rẹ̀ mi pẹ̀lú ìdá títí táwọn yóò fi jọ́sìn fọ́lọ́run ni ó ọlọ́run tí la takuna fitna ẹ máa bá wọn jà títí tí ò fi ní sí fìtínà kankan ayé ẹbọ wa yakuna títí tí gbogbo ẹ̀sùn fi wà fún Ọlọ́run Ọba nìkan ṣe bí ní a ti dó fún tèmi insha Allah so tọba rí ẹ̀ tó nípa àwọn òkè Ọlọ́run kan náà gbogbo wá ń sìn ẹjẹ́ ká sọfẹ́ ni o a intenso yíò ọ̀rọ̀ ẹgbọ́ ní o ẹjìnà sí o an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fẹ́ ní kọ̀ọ̀kan wa hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh